إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيباً يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أرقف الله سبحانه وتعالى تي أسنين الفوا لا تبقاتهم قادني رلي لا تكو ẹ̀kọ́ wa láti gbalada ìjókòó ní halakò zikir àti láti jẹ ẹni tí ó mọ̀sálà pàntètè níbi ìwá ìmẹ̀ ẹ̀sìn mélòmélò èyàn tó ṣe pé ọjọ́ ayé rẹ̀ ó fi ń ṣòfò ní ìsẹ̀mí rẹ̀ ó fi ń ráre ní so kò mọ̀ tó kàn lọ́rọ̀ rẹ̀ kò sí bàbára ìwá ìmẹ̀ ìsìn ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala so rí lánlá lélé látọ̀dọ̀ ọlọ́ọ̀bá ibi tá dé níbi tíra takhilul alayn wa alaikum salam bi sharhi aqidati ar tíra ta fi ń ṣàlàyé aqidatu ar عقيدة الإمامين عليكم السلام أبو زرعة أتي أبو حاتم تي أما أبو حاتم قوى محمد ابن أبي حاتم سواني فدليل الطائفة الأولى wọ́n ẹ̀rí àwọn àjọ alákọ̀ọ́kọ́ alqa'ilina bi asbaqiyyati al-arsh tí wọ́n sọ pé arsh ló kọ́kọ́ síwájú si so nígbàtí sheikh ń sàlàyé lọ pé àwọn kan máa fẹ́ dọ̀rọ̀ rú wọ́n máa fẹ́ sọ pé kódà àwọn ahlu náà pín kódà àwọn èèyàn fi máa bẹ̀rẹ̀ kódà àwọn sọ pé àwọn sàhábà náà pín ní àwọn sàhábà gẹ́ pín so tó máa fẹ́ mẹ́rin wá pé àwọn sàhábà pín a ti sàlàyé àwọn ilé àti àwọn ojú ọ̀nà tí ó ti jẹ́ khilafu fún wa wọ́n ní àẹ̀rí táwọn tó ma ń sọ pé nínú àwọn ahlu sunnati wal jama'a tó ma ń sọ pé arṣì ló síwájú òun náà ni pé Ọlọ́hun Ọba sọ pé kana Allah Ọlọ́hun Ọba kò sí kẹ́kẹ́ papọ̀ mọ́ Ọlọ́run Ọba so nínú riwaya mi pé lam yakun shay'un qabla kò sí kẹ́kẹ́ síwájú Ọlọ́run Ọba ọ̀yí ìkẹ́kẹ́ ò wá síwájú Ọlọ́run Ọba so eléyìí ó ti tó fún ẹni tí ó bá ní iman gẹ́gẹ́ bí àwọn afásúnnà sí ma ń gbọ́ àwọn hadith yìí pé ká gbàgbọ́ nù rẹ̀ so gbogbo in tí máìndì yẹn ma gbogbo àwọn katáwọn yẹn ma fẹ́ research pé before life kìníkan ẹ̀yẹn gbogbo àwọn pé ọlọ́run sí kì níkan gbogbo orú nǹkan báyìí ọlọ́run bá ti anábì sallallahu alaihi wasallam ti yanjú ẹ̀ pẹ̀lú ìmọ̀ tọ́lọ́run bá jogún fún pé wa lam yakun shay'un ghayruhu kò sí nǹkan kan papọ̀ mọ́ ọlọ́run bá lam yakun shay'un qablahu kò sí nǹkan kan síwájú ọlọ́run bá oye so lára àwọn nǹkan tí àwọn afá torí àwọn mutakallimun àwọn onífàlásífà wọ́n ní àwọn alfáàzù wọ́n ní àwọn terminology sí wọn náà tó máa ń lò oye so wọ́n ní àwọn terminology wọn lára terminology wọn náà ni azaliya so azaliya so lára terminology wọn náà ni abadiya so azaliya ni pé Ọlọ́run bá ti ń bẹ fil azal so ni pé kọblu síwájú kí nǹkan tó mọ́ bẹ́ ìtàgbà lérò nìyàn abadiya ni pé lẹ́yìn ìgbà tí kílọ̀kọ̀ rẹ̀ ní pé láíláí azaliya ni pé tipẹ́tipẹ́ pé kò nípa Ọlọ́run bá ti ń bẹ kò sí kankan síwájú rẹ̀ pé ìtumọ̀ tí ń gbà lérò pẹ̀lú azaliya náà nìyẹn so abadiya so ni pé Ọlọ́run bá náà ni ó tún bẹ lọ so lára àwọn lára nǹkan yìí náà fi wá ní láwọn òtàkàlìmúnù fi dá philosophy pé ṣe tajadudul huduthi fil mustaqbal àbí fil madi kọ́ ni ní pé tajaddud al-huduth fil madi àti fil so òun ni pé occurrence ìṣẹ̀lẹ̀ silsila tasalsulu jari tasalsulu al-huduth àbí tasalsulu al-hawadith fil madi àti fil mustaqbal tasalsulu al-hawadith ni pé àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ni pé continuously ni continuously ni kò sí kò sí stoppage kankan so ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ni ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ni so wọ́n sọ pé nígbà tó sì pé wọ́n wá ronú bá sí ma ronú so wọ́n ronú pé nígbà tó sì pé àwọn ìṣẹ̀lẹ̀ táwọn sí witness life ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ náà ni ṣe bí ṣẹlẹ̀ yẹn ṣe ti ń ṣẹlẹ̀ láti tipẹ́tipẹ́ náà nìyẹn so bí ṣẹlẹ̀ yẹn ṣe bó ti ṣe ń ṣẹlẹ̀ láti tipẹ́tipẹ́ náà nìyẹn so ní pé ṣe hàn pé tasálùsùrù pé ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ ó kàn continue ó kàn continue life kàn continue ó kàn continue lọ ń continue lọ bẹ́ so wọ́n wò pé ah, ó bóyá bóyá bó ti ṣe ń ṣẹlẹ̀ ti pẹ́ náà nìyẹn so àwọn mígbà pé bó ti ṣe ń ṣẹlẹ̀ ti pẹ́ náà nìyẹn so yí tán fi máa sọ pé tasalsulul hawadith fil mustaqbal ní pé àwọn ìṣẹ̀lẹ̀ náà ti ń ṣẹlẹ̀ tipẹ́tipẹ́ gan in tó bí wọn láti lọ padà sọ pé azaliyatul alalam nìyẹn pé ayé gan ti ń bẹ tipẹ́tipẹ́ gan ní pé azaliya ayé náà ti ń bẹ tipẹ́tipẹ́ pé kò ní beginning pé ó ti ń bẹ filmadi so yí tí ò ní beginning in the past náà pè ní azaliya so ó tì wọ́n láti lọ sọ ilé so ní pé ní pé life náà ti ń bẹ universe náà ti ń bẹ so tí wọ́n ma fi ìtafẹ́ ma wọ́n fún un pé 2 billion years 200 billion years ago àwọn kìíní kan gun orílẹ̀ gbogbo wọ́n àwọn ọ̀nà tán ma ń wiki so nínú àwọn kan tí kò sẹ́rì ilé fún látọ̀dọ̀ Ọlọ́run ọba so ilé iná kó àwọn kan tán ma ń ṣe kíni gbogbo àwọn àdífì tó máa fẹ́ wọ́ ọmọ so táwọn mutakallimun àwọn tó ń sọ pé mùsùlùmí làwọn tó jẹ́ philosophers tó máa fẹ́ wọ́ ọmọ pé tó máa fi ń defend azaliya azaliya fi èyí tó wáyé ká fi rinlẹ̀ gan torí gbogbo àwọn ọ̀rọ̀ tó máa ń lò gan wọn kó hakọ àti bátìlì sí so èyí tó wáyé ká fi rinlẹ̀ gan ní fil mustaqbal wọn fi rinlẹ̀ so wọ́n ní tó bá padà yá wọ́n ní kò possible kí nǹkan ma tasasul hawadi fil mustaqbal pé kò possible so ní pé kí nǹkan ma kí occurrence ma ṣẹlẹ̀ lọ dọjọ́ wájú so wọ́n ní kò possible kí ló dé wọ́n ní so pé tó bá ń ṣẹlẹ̀ lọ dọjọ́ wájú kò ní sí yàtọ̀ mọ́ láàrin ẹ̀dá àti kíni àti Ọlọ́run Ọba bi ni ṣe ti so in tó bí nìyẹn so gbogbo ẹ̀ ó níbi títí ń bọ̀ kìíkàn ṣe pé wọ́n kà jí kan wá ní àlìjẹ́nà onítán iná onítán no ó ti láwọn argument táwọn ti gbé kalẹ̀ so gbogbo àwọn argument yẹn gbogbo tí ó bá ti wó làwọn máa ń defend so ní pé tasazul alhawadi fi mustaqbal pé ìṣẹ̀lẹ̀ ó máa ṣẹlẹ̀ continue lọ sí lọ́jọ́ wájú pé à ah, kò possible so tó ní pé number one run out mú ma ẹ̀rí wa eh, number two ni pé tó bá ń ṣẹlẹ̀ lọ fi mustaqbal yẹn báyẹn kò ní padà síyàtọ̀ láàrin bíbẹ ọlọ́run ọba àti bíbẹ kíni bíbí àwọn èèyàn so wọ́n ni aljanna ah, ó padà tán iná ó padà tán kódà àwọn míì nú wọ́n ní bí ó ṣe tán ni pé òjò kan gbogbo nǹkan kan stop ni yóò kan pause so ní pé ẹni tó wà ní aljanna báyìí tó bá fẹ́ gbé nǹkan tó bá fẹ́ jẹun báyìí ibi tó ti fẹ́ gbé bọ́ sí sọ́nà ni ọ láwọn philosopher yìí àwọn mutakalimi pé ibi tó ti fẹ́ gbé wọ sẹ́nu báyìí ibẹ̀ náà ni ó stop sí àwọn ìbùkọ́ ni wọ́n sọ pé okay so ẹni tó wà lórí ìyàwó rẹ̀ náà àdínmọ́bìkọ́ yìí ló sọ pé ṣe bóhun náà ṣe hand ní ẹ gbogbo ẹ mara wọn sá àdínmọ́bìkọ́ yìí á list ẹ pé eléyìí kò bá làákàyè mu oye so kò bá làákàyè mu so nínú tí ó bá làákàyè mu so in tó fa náà nìyẹn tó fi sọ pé aljanna àti iná òtà tó pé wọ́n ti gbé àwọn ẹ̀rí kẹkàlẹ̀ tó fi establish bíbẹ̀ ọlọ́wọ́n ba so ó ti ní àwọn ẹ̀rí philosophy tó fi establish bíbẹ̀ ọlọ́wọ́n ba pé ẹ pé nǹkan kan gbọ́dọ̀ wà tí mo monitor gbogbo ẹ̀ tí ma wo gbogbo ẹ̀ nígbàtí gbogbo ẹ bá ṣe kíní ẹn tó bá ṣe pé kíní ẹ̀ náà nǹkan mí tún bẹ pẹ̀lú rẹ̀ gbogbo náà dandan ń sá so wọ́n ni lam yakun shay'un qabla kò sí kàkà síwájú Ọlọ́run bá kò sí kàkà síwájú Ọlọ́run bá eléyìí náà sí ọ̀rọ̀ dù gbogbo àwọn àròrí oríṣiríṣi ẹgbẹ́ ìjàpá lọ́wọ́kọ́ wà so <laughs> so ni pé orí ìjàpá wọn ni ayé wá ti wá jẹyọ so gbogbo oní dandan so wọ́n ní lam yakun shay'un qablahu kò sí kankan síwájú ọlọ́run ọba so torí gbogbo àwọn nǹkan tó máa ń sọ yìí bóyá àwọn bóyá àwọn kèésì àwọn philosopher ló ń sọ ilé yìí bóyá àwọn náà ti ẹ̀lẹ́ gbé lẹ́yìn so torí gbogbo tó bá ti tó bá sàlẹ̀ ágì náà ó gbà wọlé so bóyá àwọn bóyá àwọn ìjọ kan àwọn ọ̀ràn kan láwọn fẹ́ ní pé àwọn ìjàpá máa ń sí ẹ̀yẹ̀mí tó so bóyá wọ́n kàn wọ́n ma wọ́n yọ àwọn kankan látara rẹ̀ àwọn stimba thought so ni wà kana arshu ala al-ma wọ́n wà lẹ́kùn sọ́nà sọ́nà wọ́n ni al-arshi ọlọ́wọ́ ọba ó sì jẹ́ nǹkan tó ṣe pé ó wà lórí omi ẹwùn kẹwọn wọ́n ni kana وكان عرشه على الماء ara ara sí rẹ̀ náà dẹ̀ jẹ́ nǹkan tó ṣe pé ó wà lórí omi ọ̀yí so wa kana arshuhu ala al-ma so nínú tó fẹ́ wákà gbọ́yìn bẹ̀rẹ̀ ni pé kíni ni pé arshu náà kana ọ̀yí so in tí Al-Imam Al-Qayyim fi sọ ni pé wan-nasu mukhtalifuna fi al-qalami هل كان قبل العرش أم هو بعده قولان عند أبي العلى الهمذاني والحق أن العرش قبل لأنه قبل الكتابة كان قبل الكتابة كان ذا أركان oye so ní before كتابة كان okay ẹ mọ̀ wọn kan wa kana arshuhu ala al ma wa oye wà yí kánẹ̀ wà kílùkọ́ rẹ̀ mujarradul atfi kò túmọ̀ kíni kò túmọ̀ at-tarahi àbí kíni àbí nkankan so àbí pé bóyá nǹkan ṣẹlẹ̀ lẹ́yìn ìṣẹ̀lẹ̀kan ṣẹlẹ̀ lẹ́yìn kan àbí nkankan mujarradul atfi ni àyàfi tí a bá tó rí dalil oye tí a bá tó rí dalil wọ́n ni wà ma akhadhuhum idan khalqul arsh tẹ́lẹ̀ ìbá jẹ́bẹ̀ o ìdá arsh o kana awwalan òun lálákọ́kọ́ hakadha istidlaluhum bá se fi sẹ̀rí ni walladhina qalu bi asbaqiyyati alqalam àwọn tí wọ́n sọ pé qalam ló síwájú istadallu bi hadith wọ́n fi sẹ̀rí pẹ̀lú hadith tán sọ pé inna awwala ma khalaqa Allahu alqalam ní pé nǹkan alákọ̀ọ́kọ́ tọ́lọ́wọ́ ẹ wò honestly mùsùlùmí ò gbọdọ̀ ní wàhálà ń pa ọ̀rọ̀ pé universe thought about the universe ìròrí nípa universe pé kí ló kọ́kọ́ ṣẹlẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ti ṣàlàyé gbogbo ẹ̀ Ọlọ́run bá ti ṣàlàyé gbogbo ẹ̀ o in tọ́nà ọ̀pọ̀ bá ṣàlàyé kò lè gbọ́n dàmà rẹ̀ kò síbi in tánàbí sallallahu alaihi wasallam bá ṣàlàyé kò síbi tó lè ti ródòdó rẹ̀ oye àsàtírà àtàwọn ìròrí so azunun ni wọ́n ṣe kí ni lèyàn ma fi sọ̀rọ̀ tó ń sì sàlàyé fún wa pé ìtọ́lọ́wọ́ bá kọ́kọ́ dá ní kọ́lẹ̀m wà àfàfí bá di tọ̀ríkìhì wọ́n ni nínú àfàfí bá di rúkìhì wọ́n ni inna awwala shay'in khalaqahu Allahu al-qalam ní pé nǹkan alákọ̀ọ́kọ́ tọ́lọ́wọ́ bá kọ́kọ́ dá ní ẹni tó bá ní ìkápá lọ́dọ̀ ti ẹni o rọ́jà àbí dẹ̀lìlì ma yàrá yóò jẹ́ kó tẹ́sùn wọn pẹ̀lú ẹ̀rí nítorí wa man lam takun indahu ahliya ẹni tí ó bá ní pé ó ní kápá láti wò pé ẹ̀rí ló tẹ́sùn jílé lọ àbí ilé ya pẹ̀lú àwọn nǹkan yẹn rí o falaysa hadha mimma kallafahu Allahu bi kò sínú nǹkan tí bá láàbọ̀ lọ́rùn pé kó mọ̀ kò sínú tọ́lọ̀ bá lábọ̀ mọ́ lọ́rùn ní pẹ́ta èèyàn rẹ̀ ló ní gbé máàsì oye oye distance máàsì sí oòrùn kọ́nà ọ̀bọ̀ láọ́bọ̀ lọ́rùn oye intellomi ń fi ọdún márùn kọ́ nínú gbésí ayé rẹ̀ nìyẹn so ó kàn fẹ́ prove pé a distance tó wà láàrin 58 kìíní gan ni ó 20 years gbésí ayé rẹ̀ ó fi ń distance tó wà láàrin máàsì sóòrùn oye so in tọ́lọ̀wọ̀ bó làbọ́ lọ́rin ni o so yálà arṣi ni yálà kọ́làmù yìí eléyìí a sáàmà pé nínú àwọn nǹkan alákọ̀ọ́kọ́ tọ́lọ̀wọ̀ bá dáni oye al'arṣu makhluk arṣi ọlọ́wọ̀ bá ìdáná lòun náà tó dúpé gbogbo tó bá ti yàtọ̀ sí ọlọ́wọ̀ bá makhluk ni oye ọlọ́wọ̀ bá ni khaliqu kulla shay ọlọ́wọ̀ bá lórí ṣe kí ni ló dá gbogbo nǹkan so ah, eléyìí jẹ́ in tó gbọ́dọ̀ jẹ́ àkídà wa ẹ̀yìn sí ìtìláfù ìtìláàfù yíwá jẹ́ ìtìláàfù tí ó wà mu'athir tí ó lápa níbi àkídà torí pé kò sí ibi kankan tó ti lápa tó ti ní ìfẹ́kti kankan níbi àkídà oye torí pé àtàwọn tó sọ pé kọ́lẹ̀mù ni àtàwọn tó sọ pé arṣì ni àmìjì náà ló gbà so eléyìí jẹ́ àbò sì jẹ́ so kìí ṣe nǹkan tí yíò ma wá dàmú ara so ẹni tó bá wá ń lo pé ẹ̀yìn ti bẹ́yìn náà pé ìbẹ̀nu tó ní gègé ni ìbẹ̀nu tó ní àga alára sí ni ẹ̀yìn sì bára yípo ẹ̀sìn jọ ń sọ rẹ̀ ẹ̀yìn sí èsì pé wa ya'dhuru ba'duna ba'dan fima ikhtalafna fihi lélẹ̀ ara ọ̀ so ilé Ah, kílòkọ rẹ̀ òsúlù fahmù òsúlù àwọn tó nípin tán ní ìyapa lórí kìíní òsúlù wọn ìkẹ̀kẹ́ náà ní alákọ̀ọ́kọ́ number one kìí ṣe pé bóyá ìpìlẹ̀ wọn yàtọ̀ pé ẹ sí arṣ sí wọ́n ti ẹ̀kọ́kọ́ jiyàn pé sí nǹkan tó jẹ́ arṣ kọ́kọ́ ń bẹ̀ẹ́ná ara so òsúlù wọn kọ́kọ́ yàtọ̀ number two náà ni pé wọ́n jọ fẹnu kò sí wípé ibi àwọn nǹkan nínú àwọn nǹkan tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala kọ́kọ́ dání ìkan ló sáàsí ìkan ní wọn ló sàjẹ́ kóhùn lálákọ́kọ́ so akílùkọ́ rẹ̀ ikhtilafun yasirin tí ó fàyè gba akílùkọ́ rẹ̀ àwọn ikhtilafu tó pọ̀ láwọn abada mi ẹ̀ ní rí áfàrù kankan ẹ̀ ní ráfàrù kankan fẹ́lẹ̀ níbi pé bóyá ìbádà ni ní kọ́nà níbi àti kọ́ọ̀dìgan àbí àgbàtẹ́yìn ti ó ní afárù ń bí nǹkan kan ó ní ẹ̀ẹ̀nírí ẹ̀ẹ̀nírí mẹ́ so tó bá ṣe pé ìwọ náà ẹni tí ó fẹ́ mọ bá sọ rẹ̀ tó bá yẹ pé ibi ẹyọ kan tó ti ní ìtìláàfù ní tọ́ àfàbíhì wà ní àmà so kò sí ìrànlọ́ tó ṣe ó lè má bá ṣe kí ni lè má bá sọ rẹ̀ but ẹni tí ó ṣe pé òun ò tí ẹ̀ gbà pé àrìsì kankan kọ́kọ́ ń bẹ oye kò tí ẹ̀ gbà pé eh, ànábì Ìsá kankan padà bọ̀ kò so kò eh, ó ti yapa síra wọn orí so abẹ́ni tí ó so abẹ́ni tí ó gbà pé ẹ e, kílòkọ rẹ̀ ní pé annabi sallallahu alaihi wasallam ní gbẹ̀yìn àwọn annabi ọlọ́wọ́ bá so tí ó gbà bẹ́ ṣe wá ní ẹbí àkídùn kálùkù ara so usulu àkídà wọn sí kíni kò yàtọ̀ ara àti ara so èdí táwọn afá fi ma ń dé nìyẹn as-sahabatu lam yakhtalifu lam yakhtalifu fi usulil i'tiqad nípa àwọn sọ̀hábà ò yapa níbi àwọn ìpìlẹ̀ fi usulil i'tiqad ọ̀yí so wọn ò yápa níbi ìpìlẹ̀ kíni ìpìlẹ̀ àkídà ẹkílẹ̀ pé ok wa innama yajibu alayhi ma ajma'a alayhi al-muslimun wọ́n ní in tó padàdalé lórí ni pé in táà musulmi bá fẹnu kò lé lórí kó dó ń bẹ̀ wa dallat sunna àti pé in ti sunna dákàlù tọ́ka sí pé annal arsha wal qalam ní pé àti arṣi àti qalam awwalul makhluqat nínú àwọn nǹkan alákọ̀ọ́kọ́ tọ́nà ọba dání oye ìgbẹ̀yìn ìgbà olóòrùn ọba wá dá alam universe ìgbà ní mass ta ló sọ fún ọgbẹ́ nǹkan tí ẹ̀kọ́kọ́ wà tí ń jẹ́ mass náà oye so gbogbo àwọn kí ní yìí speculations yìí so gbogbo ilmu ká ma wọ́sẹ́ honestly in tó bí gbogbo solar system nìyẹn bá ṣe tó báwọn tẹ́ sí ma ń wọ́sẹ́ sí ma ń sasẹ́ wọn pẹ̀lú òṣùpá bá ṣe tó solar system nìyẹn so ìgbà tó yá náà ń defend ẹ̀ nígbàtí wọn ò rọ́ náà torí pé gbogbo ẹni tó bá ti kú níbi nǹkan tọ́lọ́wọ́ bá sọ tó rò kódòdó ni in tí ó padà padà sí nǹkan tí ò ní tí ó jìnà sí láàká ìgàn súnnà ọlọ́wọ́ so irọ́ ni pé tàbí tí ẹ̀ sọ fún pé máàsì kankan wà wọ́n ní wọ́n ti ti padà rí pé lẹ́kùn wà lẹ́kùn àwọn wọ́n yí afọ́tò pé lẹ́kùn bẹ máàsì in jí ò bá láká ìmù so bóò lẹ́ ṣe kọ́kọ́ débẹ̀ náà bóò lẹ́ ṣe máàsì wo tí pẹ́ tán máa sọ fún yín wọ́n ní wọ́n galaxy fọ́tò galaxy wọ́n náà rìlísì tán sọ fún tẹ́rọplane bá wà lókè lásán gan tẹ́rọplane bá wà lókè àbí tí àwọn craft tán ma ń lọ sókè yẹn gan tán bá ya fọ́tò lẹ́lẹ̀ lásán fọ́tò lẹ́lẹ̀ lásán ẹ̀ ní rí kankan báyìí tí wọ́n náà bá wà lókè tó bá tí kankan bá wà lókè tó jìnà gan ò ní rí kankan wọ́n ni àwọn kámẹ́rà wọn lágbára gan nígbà ó ní àwọn kámẹ́rà tó ní pé kìníkan telescope irọ́ ni irọ́ ni ṣe máa ṣe mọ́ tí ṣètọ́nù rí sí ṣètọ́nù rí àwọn tí wọ́n wá máa yé tí wọ́n sì wọ́ suit orí wọn wọ̀ oye ìgbà tó rí wọn wọ̀ orí wọn jẹ́ kán mọ́ ta àkídà tó fẹ́ fáwọn èèyàn látara pé àwọn èèyàn náà rí pé eh doctor doctor of uh, astronomy ah àwọn astrophysicist pé wọ́n ti wọ́n tún ti discover kíníkan ní tẹ́lòmí òfin mọ́ sí wáàsí gbogbo mọ́sálásí nìyẹn irọ́ náà discover gbogbo picture ohun irọ́ burúkú ni gbogbo bá ń lọ sóṣùpá àwọn àfáà ní irọ́ ni but ní pé sí wọ́n lè lọ sí wọ́n lè lọ àwọn àfáà ní tàwákùfù lórí ẹ̀ oye so àwọn àfáà mi gbẹ pé wọ́n sọ pé wọn ò lè lọ sóṣùpá wọn ò lè sọ lọ síbi wọn ò lè lọ òṣùpá torí pé Ọlọ́run bá sọ pé kí ni ya ma'ashara jinni wal ins in istata'tum an tanfudhu min aqtari samawati wal ardi lan tanfudhu la tanfudhuna illa bi sultan ọ̀yẹ́ tẹ bá lè kúò ní òrá ìsìn sánmà ẹkò náà ọ̀yẹ́ ẹkò fanfúdù so al'amuru kini al'amuru bi tahkiri ni ẹgbẹ́ ẹ̀ lè sẹ́nà alìbìlì istihala pé ọlọ́run bá ń pàánà sí ẹ̀nà ní bọ̀tí tí ó pọ́síbù ni ẹ̀bùkíyàn pàánà sí pé ọya oyin o fẹ́ gbé ọkọ̀ ọya gbé oyin tí ó pé èyàn pàánà sí látara pé èyàn mọ̀ pé kò pọ́síbù ni oyin so fanfúdù nígbẹ̀ ẹlọ́nà la tanfuduna illa bi sultan ẹ lè lọ àyàfi kí ni pẹ̀lú agbára so àwọn afá yóò bẹ̀ pé wọn ò lè dó ẹ lè kún sánmà ẹ lè kún sánmà ayé ẹ lè kún sánmà ayé so afá mi sì nítọ̀ ọlọ́ọ̀bá ni ọba tó nímọ̀ ń parẹ̀ pé àbọ̀tí pé ta ayé ni wọ́n ń dàrẹ́ ti fíìmù ni oye so ní pé wọ́n direct film honestly so bó ṣe rí nìyẹn ó ṣe ṣe pé gbogbo ohun tẹ́ bá yà ìbàtán ní rí lẹ́kùn mars ó ṣe ṣe pé wá jọ bí àwọn desert pupa gan gílé tí gbogbo àwọn ayé yòókù wá jọ ó ṣe wá jọ ẹ̀ ti báyìí múnù tẹ́ lọ lọ náà yẹ̀pẹ̀ ní tú sókè níbi àwọn fídíò múnù tẹ́ lọ lọ oye but àwọn èèyàn àwọn èèyàn àwọn èèyàn yára gbarọ́ àwọn èèyàn yára gba irọ́ àti hamasa pé eh, wọ́n nígbà tí wọ́n padà dé òṣùpá pé kan ní wọ́n wá mọ́sálásí kan náà wọn afọ́núfọ́ra tí mọ́ tẹ̀lé gbogbo táwọn èbó bá ti ṣe ni wọ́n ni ẹ̀yìn wà ń bí ẹn kásọ̀ yìí bọ̀kọ́rí àwọn èbó ló ti dé ló ti dé òṣùpá yẹn nítọ̀ tí wọ́n wọ́n kásọ̀ yìí bọ̀kọ́rí èyí òṣùpá ìwò òdé èyí sọ ìbùkọ́rí òkà oye so nípa àkíkọ̀ al'adam gangan so universe gangan in tọ́nà ọbọ̀ fún wa ní ma ń ara wa so ká má dàmú ara wa pé àwọn kódà wọn ti rẹ́rí fún kìní kan àwọn anima kan ẹ fún wọn ma tó burú jù lára àwọn àdánwò tó túnmọ́ sí ni pé mùsùlùmíà ah, discover egun kan sí látara egun yẹn wọ́n wà lè rí bí ni wọ́n rí egun kan pé egun yẹn ti ń bẹ láti fi 200 billion years lẹ́gùn yẹn ti ń bẹ pé wọ́n àwọn archaeologists náà discover rẹ̀ pé àwọn egun àwọn tó kọ́kọ́ sẹ̀mí ni àwọn ìran ọ̀bọ nínú àwọn ara wọn èèyàn oye àwọn tó jẹ́ ìran ọ̀bọ ni pé nínú àwọn tó kọ́kọ́ sẹ̀mí so wọ́n ara egun wọn <laughs> Allahul musta'an so wọ́n ní al-mithalu thalith wọ́n ní àpẹẹrẹ lẹ́ẹ̀kẹta táwọn bídá ma rọ̀ mọ́ láti fi sọ pé kí ni ẹ̀yin náà ní apana wọ́n ní wa huwa aqdiyyun min wajhin wọ́n ní tó ní ṣe pẹ̀lú àkídà ní lápá kan wa fiqhiyyun min wajhin akhar ó tún jẹ́ alámàrí fiqhu lápá mi wọ́n ní wa huwa hukmiyyun fil haqiqati wa laysa aqdiyyan khalisan wọ́n ní ní dájọ́ ni so ní pàápàá kìí ṣe pé bóyá àkídà ni ní gbogbo bó ṣe jẹ́ wa in kanat lahu alaqatun bil àkídà bó ti ẹ̀ ṣe pé ó ní nǹkan ṣe pẹ̀lú àkídà li'annahu yatarattabu alayhi shay torí pé àwọn nǹkan kan ní ṣe pẹ̀lú rẹ̀ wa huwa tariku salah òun náà ni ẹni tó gbénu ma'a iqrarihi bi wujubiha pẹ̀lú kó gbà pé ọ̀ranyàn ni tí ó bá gbà pé ìrun ọ̀yanyàn ni ó di kèfèrí o gẹ́bí àwọn Súfí pé ah, a wàlá dhikrullahi akbar àsíkìrí ló ga jùlọ ìrun gan ìsọ̀ ọ̀ranyàn but tó bá gbà pé but kò kí so látara pé kò kákún látara ọ̀lẹ ìyá ọ̀lẹ wọ́n ni alhuwa fasikun aw kafir ṣe fasik ni àbí qawlani li ahli al-ilmi wọ́n ní ọ̀rọ̀ méjì ní bẹ lọ́dọ̀ àwọn olùmọ̀ fa madhabu abi hanifa wọ́n ní ojúna abu hanifa wa zuhri wa maliku wa shafi'i wa huwa ihda riwayatayn an ahmada wa biha qala jumlatun min ahli al-ilmi wọ́n ní ọ̀rọ̀ alimamu abu hanifa az-zuhri malik ash-shafi'i òun náà sì ní riwaya látọ̀dọ̀ ahmad wọ́n ní òǹkà nínú àwọn olùmọ̀ náà òun náà àwọn náà sọ min hanabila nínú àwọn àwọn tán tẹ̀lé mazhabi man ahmed wani wa ghayruhum wa ghayrihim fi mazhabi al-jumhur àtàwọn mìíràn nínú àwọn mazhab ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn rahimallahu jami alqawlu bi tafsiqihi ni pé fásíkì ni so àti ìkanú àwọn ìgbà wá ní látọ̀dọ̀ imam ahmed pé fásíkì ni wà riwayatul ukhra wọ́n ni riwaya mi tún wá an ahmeda látọ̀dọ̀ imam ahmed rahimahullah annahu kafir ní bú kèfèrí ni wakilta ta'ifatain ìkíní kejì ìran yìí ma yusawwigu ma dhahabat ilayhi min al-hukmi daliluhu min as ni wọ́n ní ẹ̀rí fún nǹkan tí wọ́n mú nínú súnnà wa ana dhakirun hahuna amrayn ma wá dákọ̀ alamari méjèèjì fún wọn bí al'amurul awwal wani alamari alákọ̀ọ́kọ́ ni pé annamith ok àwọn dákọ̀ àwọn nǹkan méjì fún wọn bí báyìí annamith la hadhihi al'umur wani irú àwọn nǹkan báyìí la yusawi wuli ahadin akhadha bi qawli fariqin nígbé kó bẹ̀rẹ̀ sí lálà sí kún takò àwọn tó bá yapa rẹ̀ lè annal kulla lahu sálàfùfù ìkọ̀kan ló ní sálàfù tí ẹ̀ so àwọn majaluwa tó sí pé kíni tó sí pé àyẹ́ ikhtilaf but ṣẹ́rí kíní kan wà yẹn gbọ́dọ̀ wà kẹfù gan number one ni pé ó gbọ́dọ̀ jẹ́ pé gbogbo tí yẹn bá mú lórí ìmọ̀ ni tí nǹkan tí yẹn bá mú tí yẹn bá rí pé ah in tó convince yẹn ṣẹ́rí ọlọ́wọ́ ọba ọba tó mọ́ Eh, ya'lamu ma taksibu kullu nafs gbogbo tẹ́mi ń kọ̀ kan achieve lọ́lọ́wọ́ bá mẹ́ oyi so tó bá yẹ pé in tó tẹ̀sùn lọ́dọ̀ yìí lẹ́yìn báṣù tó ṣe o tó bá lè ṣe báṣù ni o so àbẹ́ni tó wà convince pẹ̀lú pé àgbà ah, tó ń gbọ́ àlàyé àfà yìí òun ni in tó ń ti di kan pẹ̀lú nìyẹn so tó bá yẹ pé in tó rí lódodo nìyẹn but látara àfẹ́ ẹnu ó wá support nǹkan mi so ọlọ́wọ́ bó jọjẹ pẹ̀lú àníyàn rẹ̀ táwọn àfá bá ń sọ pé ìkìtìláàfì ìkìtìláàfì ìkìtìláàfì ń gbà mí ìkìtìláàfì ò túnmọ̀ pé ma wá lọ lónìí ma bọ́ sí bí lọ́la ó yẹ pé ẹ káfìrì níná ògbà tó tún tó jọ mi pé ẹ èmi náà tó wọ́n padà wó àwọn ìgbà míwà tí rùn ma ha o ìgbé fásíkì ni ara èyàn ogúrò jẹ́ kíni jẹ́ pé fẹ́ẹ̀nu yes àwọn ìkìtìláàfì mi wà ń bẹ̀ tó yẹ pé bẹ́ẹ̀ ni èyàn lè máa sàṣàyàn pé ah fún situation báyìí kí bọ̀ àwọn ìtìláfù mi ò kò rí bẹ̀ rárá oye so ìyẹn jẹ́ aláwọ̀kọ́ nǹkan tí èyàn gbọ́dọ̀ ma pé tí èyàn bá mú lórí rẹ̀ ẹlẹ́kejì ni pé àníyàn yẹn lọ́lọ́wọ́ bó fi báyàn lò tó wáyé pé àníyàn yẹn ni pé nǹkan báyà haramu ni òdodo tó dẹ̀ tó já sí lọ́dọ̀ rẹ̀ nìyẹn kódà kẹ́lòmí máa ń ṣe tí wọ́n bá ṣe àníyàn yẹn lọ́lọ́wọ́ so ilé àwọn afá ọmọ ń sàlàyé rẹ̀ gan ọwé so ọlọ́run bó sèsì rọ ẹ̀mí kọ̀ọ̀kan lórí nǹkan tó ṣe kíni lórí nǹkan tó wà lórí ẹni o so eléyìí jẹ́ bó ṣe jẹ́ so wọ́n ní aláwọ̀kọ́ nìyẹn pé kò tọ́ kíyàn ṣe kíni kíyàn ma blame oye sarroba so yutharribu tathrib so kíyàn ma blame àwọn èèyàn náà pẹ̀bẹ̀ so wọ́n ní an yutharriba ala man yukhalifuhu لأن الكل له سلفه torípé gbogbo wọn ló ní kíni wọ́n ní sálàfù wọn wà lè sálàfì hì daliluhu àwọn sálàfù wọn ló sì wọ́n lẹ́rì tí wọn lakinnahu idha rajjaha shay'un ẹgbọ́ wọn ni tí ó bá ti rí pé ìkan ló tẹ̀sùn wọn lahu lahu an yudallila so that ìhun tó gbá kíní yẹn yóò sì pé yóò wà lórí àmàdájú wala yulzim faman wala yulzim kò sí ní compose àwọn yòókù faman yutharriba ala man yukhalifuhu fi mithla hadhihi suwar ẹni tó bá ń blame àwọn èèyàn tó bá yapa rẹ̀ níbi àwọn alámọ̀rí báyìí faqad ishtatta irú ẹni bẹ́ẹ̀ ti sàṣíṣe hùn wọ́n ni wartakasa fil bid'ati wọ́n ni ó sì fẹ́ mọ́ kó sí bídá min haythu so torí pé ìmá lè máwọn èèyàn níbi àwọn nǹkan tí àmàjálù ìhtìláfù wà ń bẹ in táàrí lọ́dọ̀ àwọn sálàfù bó ní ó ṣe wá sí pé wọ so búburú àwọn nǹkan tí Yahya al-Hajuri máa ń ṣe ni so ká bá dáyàn torí fídíò ká bá dáyàn torí àwọn masáìlù ìhtìláfù so gbogbo nǹkan tó máa ń ṣe ni so

so àwọn alámọ̀ ìtó sí pé yẹsúgù fi hal ikhtilaf so wọ́n sì kíni wọ́n ṣàdádà lé lórí wọ́n ṣàdádà lé lórí so òun ni masá gbogbo àwọn ọ̀rọ̀ jinsul amal tán fàfàfà pẹ̀lú Sheikh Rabi so wọ́n ṣàlàyé rẹ̀ ń bínà so wọ́n ṣàlàyé rẹ̀ ń bí nínú àwọn kan tán ṣe yóò wọ́ná ṣe kèfèrí ni tí ó sì gbére nínú náà so gbólóhùn gbogbo àwọn ọ̀rọ̀ jinsul amal tí wọ́n bẹ̀rẹ̀ sí kó wá gbogbo orú nǹkan tán bẹ̀rẹ̀ sí bá ṣe kọ̀rọ̀ bí ẹ̀pọ̀ àwọn mas'ala tó ṣe pé ikhtilafu wà mẹ́ kódà mas'ala ọ̀rọ̀ tariku sọ́lá gan in tán bá ṣe kọ̀rọ̀ bí ẹ̀fà nìyàn lára àwọn nǹkan tán tí ṣe kọ̀rọ̀ bí fi tí wọ́n bá ṣe kọ̀rọ̀ bí ẹ̀fà nìyàn tán dẹ̀ wọ́n kàfàrà ṣe kọ̀rọ̀ bí lórí ẹ̀ àwọn tán pé Sheikh Rabi murji'a lórí ẹ̀ wọ́n pè wọ́n ní murji'a lórí ẹ̀ so nínú àwọn alámọ̀ tó sì pé táyè bá gbà wá nínú àwọn nǹkan tátà tọrọ ọkọ̀ lọ bẹ̀ni wọ́n sàlàyé rẹ̀ nínú ibi báyìí náà wọn àbábọ̀ tàbá tún débẹ̀ insha Allah a tún yíyàn náà rẹ̀ jù báyìí lọ so wọ́n lára àwọn ẹ̀dí tán máa ń lò náà ni àdísì pé pé tarku sọ́lá pé ó gbẹ̀rùn jù sílẹ̀ so wọ́n máa ń ṣe kọ̀ọ̀bí wọn máa ń fún wọn lẹ́rìí àwọn ẹ̀rí tánàbí sọ pé ẹni tí ó jáde last inú náà àbí ní pé kò síṣẹ́ kankan rárá ní pé kò kọ́tù ní pé kò síṣẹ́ kankan rárá rí kò síṣẹ́ kankan rárá rí kò síṣẹ́ dáadáa kan rárá rí àrẹ́bí tó lọ mithqala adna adna adna lẹ́ẹ̀mẹ́ta ìgbẹ́yìn tó kéré tó kéré tó kéré so tó wá dà bí habba tó dà gẹ́gẹ́ bí kóró báyìí ẹ̀yàn pé ó ti ó ti kún kóró gan kò sí rí gan mọ́ kò sí rí ọ̀yẹ́ so bóyá bí bóyá bi, atom bóyá bí atom to to tún kéré sí atom so bóyá nǹkan bóyá nǹkan yẹn ló kàn nínú iman ọlọ́ba ní òsèké ni yóò wà àlìjẹ́nà so ó sá àwọn àwọn masáyìí tí àyàn gbọ́dọ̀ sọ́ra gan nítorí pé in tí yíò fi lè rọ́dà àwọn Haddadiyya yìí tán o ní pé àwọn ọ̀rọ̀ wà tó jẹ́ òdodo tán sọ́nà tí in tó wà pẹ̀lú àwọn nǹkankan ni àwọn bídà tó ṣòro jù láti rọ́dà àwọn bídà tí wọ́n ní ìtìmọ̀ sí súnnà tí wọ́n pèrà wọn súnnà ọ̀pọ̀lọpọ̀ tán sọlẹ̀ lè dànù but àwọn áójú tán fi ń lo kíní yẹn òun náà ní yíjú wa oye so inṣáàláhù ta'ala àtàbádébẹ̀ átùn súbọ̀ sàlàyé rẹ̀ jùbá ìlọ wọ́n ni al'amuru thani wọ́n ni alamari ẹlẹ́kejì ni pé ammatan anna la nasma aliman wọ́n ni ní alápapọ̀ láwàwọ̀ àgbọ́ olùmọ̀ kankan mu'tadilan tó jẹ́ olùdórédé kayyisan tó gbẹ́ kayyis kí yẹn gbẹ́ nìyẹn haadikon torí tó mú bèrèbèrè tó jẹ́ ẹni tó wà tó jẹ́ expert yutharribu tó ń blé mọ́ ala man yukhalifuhu ẹni tó bá yapa rẹ̀ fi hadha al-amr níbi alamari báyìí wa innama ṣùgbọ́n o yurajjihu yóò jẹ́ kó tẹ̀sùn wọn yóò sọ pé ilé ló tẹ̀sùn wọn ma yarahu bid dalil èyí tó rí pẹ̀lú ẹ̀rí bọ̀ kò túnmọ̀ pé kó mọ́ rọ́dá àwọn nǹkan tí àwọn àfàrí ìkò kejì mú yóò rọ́dá rẹ̀ dáadáa ọ̀yẹ̀ sódà tí yóò fi lè fi ẹ̀rí nílẹ̀ náà ni pé ah èyí tó ń sọ mìbà ìkò correct èyí tó but nípa àwọn ènìyàn gangan kó wá dọ̀ lára wọn kìní kan kò ní dọ̀ lára wọn so kódà àwọn masáìl eléyìí tún wọnú rẹ̀ gan àwọn masáìl of course akílùkọ rẹ̀ èyí tó jẹ́ òdodo hàn but yẹn wọ́n ara wọn àfáà súnnà mi pé ah bóyá látara masalih wọ́n jẹ́ wọ́n gba àwọn kàkàláyé àbí látara ijtihad náà èyàn rí pé bóyá àwọn míì sọ pé kìní ẹ̀tọ́ but èyí tó hàn sí gbogbo èyàn náà ni pé òdodo ni pé kìní àhàrọ́mù ni oye kódà ìyẹn gan èyàn ní ṣe tẹ̀sírí ìbúlé wọn lórí but ìyẹn tó ń fi yàtọ̀ ni pé ẹni tó so o lè kó sí bídá àbí in tó bá tọ́ sí oye so àbí in tó bá tọ́ sí nínú ìdájọ́ so ilé jẹ àwọn nǹkan tí yàn búrọ̀ sàkíyèsí gan so bọ̀ yí eh, pé kí wọ́n mọ́ àfá àkàpẹ́ yẹn eh, ẹgbóhun náà sọ pé kí ní tọ́ so ara ọ̀ ẹ̀yìn búrọ̀ sọ́ra gan wọ́n ni wa amrun khasun bil mas'alati al wọ́n ni alamọ̀ríkà tún wà ó dásà lẹ́sà pẹ̀lú èyí tá dákọ̀ gbẹ̀yìn wọ́n ni anna lam na'lam aliman awo mawlu makawo sọ́hìbà súnnatin tó jẹ́ onísúnna faqihan hadhiqan tó jẹ́ alágbọ́yé tó jẹ́ ẹni tí ó mú bèrèbèrè ìṣtàtọ̀ wọ́n ni tó ṣe pé kíni a tó ṣe pé ó tó ṣe pé ó ṣe kíni ó yẹ gẹ̀rẹ̀ wọ́n ni falmufasikuna li tariki salata hawunan lam yasifu al mukaffiruna ní pé àwọn tí wọ́n pé ẹni tó bá gbé ìrun kalẹ̀ látara pé oúnjẹ kò kákún ní pé wọn ò pé àwọn tí wọn ò ròyìn àwọn tán pé ní kèfèrí pé bí annahum khawarij wọn ò ròyìn wọn pé khawarij ni wọn ibi tí ṣe rí ibi tí so wọ́n sàfẹ́ pé àwọn èèyàn kèfèrí ní tipátipá so wọ́n bẹ̀rẹ̀ sí sọ pé tó pé ṣe kọ̀rọ̀bí sọ pé kò gbíyàn kó nù Islam oye so wọ́n ni mọ́ríjì àní Sheikh Rabi ibo aṣlù tó ṣẹlẹ̀ ní gbogbo nǹkan yókù wọ́n ágíwà ágíwà ágíwà ágíwà bẹ̀ ni o so wọ́n bá Sheikh Rabi pópópó níbẹ̀ ni wọ́n ni falmukafiruna wọ́n ni àwọn tásí kíni àwọn tán pé yà ní kéfèrè o lam yasifu al-mufassiqina bi annahum murji'a bákaní wọn pé àwọn tán sọ pé tariku sọ́lá pé wàṣàwád báàdì ma ń tọ́lá àlẹ́yìn fi hadha al-asr wọ́n ni a má ilé yíò kí yẹmọ wá pèyàn ní kùfàr kí yẹmọ pèyàn ní kọwàrí jari àbí kí yẹmọ pèyàn ní murji'a ní pé min nawadir nínú àwọn ẹ̀s nínú àwọn nǹkan tó wọ́n wa mafarid àtàwọn so báàdì ma ń tọ́lá àlẹ́yìn àwọn tí wọ́n yọ sí wa fi hadha al-asri lásìkò yìí wọ́n ni yaqulun wọ́n sọ pé munkirina ala man lam yukaffir tarika as-salah lórí ẹni tí ó bá pẹ́ ni tó bá gbẹ̀rún sílẹ̀ ní kèfèrí pé tahawunan murji ní pé murji a ni limadha la taqul wọ́n ni wọ́n ma sọ pé tariku as-salah wọ́n ni ìní fi pamọ́ ṣe rí gbogbo àwọn kan tí Sheikh ń sọ ń bí àwọn masala àwọn kan táwọn àdàdíyà bá Sheikh Rabi' kò náà gbogbo ohun tán fi ń takwà sí náà ni wọ́n ni wala ukhfi wọ́n ni ìní fi pamọ́ fún yín anni raja'tu akhiran ní pé mi gẹ́ padà padà lọ sẹ́yìn sẹ́yìn ila madhhabil jumhur ní pé sí madhhab àwọn jumhur kí ni madhhab àwọn jumhur náà ni pé pèmí náà padà lọ sẹ́yìn sẹ́yìn pé sí mọ́dábà àwọn jùmúrù pé jùmúrù pé fásitì ni ẹwà wọn kan Sheikhul Islam bìbìnrin tẹ́ ní àsọ kìíní ìgbà tó ṣe pàtàkì gan nínú Majmu' al-Fatawa wọn wọ́n ní èyàn lè rí olùmọ̀ nígbà míì níbi àwọn masá ilimi tó yí pé yóò sọ nǹkan kan lónìí tó bá dọ̀lá yóò ṣe kíni yóò tún sọ nǹkan mi wọ́n

ẹ̀rí lòun fi mú ti ẹ̀ pé ah, ah in tó hàn ṣékùrùsá mú pé àkíyèsí tó ṣe pàtàkì jẹ́ pé olùmọ̀ báyìí yóò gbọ́dọ̀ pé wọ́n ṣe tànákù láàrin hakọ àti bátìlì ara oye àìmọ́ya wọn sáàì tó yí pé ẹlẹ́fẹ́ ọ̀rọ̀ mẹ́rin ọ̀rọ̀ mẹ́rin fún Imam Ahmed lórí masala yọ kan ṣoṣo oye so ilé ìjẹ́ bó ṣe jẹ́ so wọ́n ni ẹni tó bá ṣe pé

tí wọ́n sọ fún pé òun takọ àwọn olórí lórí mímbàr tani àwọn kan fẹ́ fún excuse pé ìkéṣẹ̀ ilẹ̀ bá aṣọ tí ó fi gbọ́ ah, ẹwọ excuse lórí ọlọ́wọ́ bá ẹgbẹ́ kéṣẹ̀ ilẹ̀ bá aṣọ tí ó fi gbọ́ sẹ́yìn bá aṣọ tí ó fi gbọ́ ni kò bá làkà ìmúna ẹ̀kẹ́ àgbé ẹ̀yìn kọ́ ah, lẹ́bà sọ́tẹ́ fi gbọ́ ọmọdé ń ṣe yìí ni ọmọdé ń ṣe yìí ni ara Sheikh Ubaid àwọn tààrọ jù áti wọn àwọn tààrọ jù áti Sheikh Ubaid pọ̀ gan tó yí pé àmì ìgan Sheikh Ubaid ó sọ mẹ́ pé àwọn tó láàbọ̀ àwọn náà wá fi tíra hàn wọn ẹ wo mas'ala pé Ọlọ́run bá ní ojú méjì Sheikh Ubaid ní àwọn òlẹ́rí fún so tó pé ó fẹ́ jọgbà kún wọ́n àǹkárọ̀ rẹ̀ tẹ́lẹ̀ but wọ́n wá sọ wọ́n ní ijma ti wà mùnàákìdì látàyà àwọn sálàfù ni ní pé Ọlọ́run bá lójú méjì oye so ijma ti wà mùnàákìdì láti ayé àwọn sálàfù ni Al-Imam Ibn Qayyim dẹ̀ kó ẹ̀rí wá wọ́n kó ẹ̀rí wá fún oye so tí àwọn ẹ̀wọ̀n tó tọ́pẹ́ ẹ̀rí wo ló wá so straight bá ń pé but ijma yẹn ti wà mùnàákìdì látàyà àwọn sálàfù

àtàámọ̀ ẹgbẹ́wẹ́ òsúlì ni mí oye ara kọ́kọ́ gbé gbogbo làákàyẹ gbogbo tó rò pó mọ̀ kọ́kọ́ gbé sẹ́gbẹ̀ kẹrin wá sí tẹ̀sílìmù fáwọn sálàfù torí pé ìdí ni pé gbogbo tó rò pó mọ̀ yẹn gbogbo tó rò pé fẹ́ sí bá fìrẹ̀ wọ́n ti ṣe wá síwájú rẹ̀ ẹ wo ṣẹ́kọ̀ bẹ́ẹ̀ torí ẹ̀yìn wọn tó pẹ́ pé ẹ̀yìn àdífò náà ti àwọn sọ náà pé ojú àmì òfin fẹ́ àdìsì tó sọ sọ̀rọ̀ hàtán ẹjú méjì pé kí ní but ìjìmá yẹn ti wà mùnà ákìd láti ayé àwọn sálàfù ẹ̀rí sì wà lórí ẹ̀ oye but tí wò bá pẹ́ ilé àbí tẹ́rì ò bá convince rẹ̀ mọ́ wádìí innama alayka at-tasdiq wal iman oye gẹ́gẹ́ bí Ahmed, Ahmad ṣe sọ so wọ́n ni so ṣẹ́kọ̀ọ́ bí di tẹ̀síwájú wọ́n ni ẹni tí nǹkan mi bá dọ́dọ̀ rẹ̀ pé ah mo kí fún mi ó yàtọ̀ tí mo ní o wọ́n ni fàhádà rùjúrí ànhù mo ti kó lórí rẹ̀ o so yẹn ma tí ẹ̀ bá ti ródòdó yẹn ma ń kó lórí ànù sódòdó ni àbí yẹn ma ń kó lórí in tó wà mọ̀jújú sí tó wà rọ́jẹ́ eh, yapa náà ẹjẹ́ yìí mo ti but ẹjẹ́ yìí dúró lórí tí in èyí tó jẹ́ òdòdó so alladhina yastami'una alqawla mm-hmm. wa yattabi'una ahsana wa dhalika li adillatin dhaharat li nítorí àwọn ẹ̀rí tó hàn sí mi wa ma yastati'u ahadun an yulzimani kò sí possible fẹ́ ni kankan kó force mi falaysa hakiman alayya wani kò sí ìṣẹ́ ni kò kò kò possible okay nítorí àwọn ẹ̀rí tó hàn sí mi ni kèé ṣe pé ní kankan force mi ah Allahu akbar ẹwà àwọn olùmọ̀ pẹ̀lú ẹ̀kọ́ ẹ̀rọ pé èyí táwọn àwọn tí ò lẹ́kọ́ padà mọ́ sọ ní pé ṣekọ̀rọ̀bí ni wọ́n padà wọ́n fọ́ọ̀sì wọn ni náà ṣekọ̀rọ̀bí padà nìkan change opinion wọn ni ṣekọ̀rọ̀bí fọ́ọ̀sì wọn kó lórí ìtọ́wọ̀n ṣe kí wọ́n ń sàlàyé ń bí pé ẹnìkẹ́kùn ò fọ́ọ̀sì mi o nítorí àwọn ẹ̀rí tí mo rí àwọn àdàdíyà bá ṣekọ̀rọ̀bí pò nípa masala jinsul amil so wọ́n bá ṣekọ̀rọ̀bí pò gan gan in tó tún wá sí ṣẹlẹ̀ ní pé àwọn láì níkanṣe náà lọmọ ká the other side so ó kó bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó pọ̀ gẹ́nà so lọmọ ká the other side ó kó bá àwọn èèyàn tó pọ̀ gẹ́ so ilé jẹ́ nǹkan tí kódà hátà Allahu akbar níbi tí jù yẹn lágbára dé Allahu akbar Allahu akbar mas'ala yìí ló fa ni aslu fitina sọ afẹ́kọ̀ọ́ mas'ala pé kílùkọ rẹ̀ òun ló fa òun ni asìlò fitna sọ àfikàn so but insha Allah ta'ala atúbọ̀ tún sára yìí dáadáa so wọ́n ni falaysa hakiman alayya àwọn ni ẹnikẹ́kẹ́ yìí ṣe ẹni tí ń pa àwọn láṣẹ o wọ́n ni wa ana li salafun mú láwọn sálàfù lórí nǹkan tí mo padà sínà wa humul jumhur àwọn náà sì ní kíni àwọn náà sì ní jumhur wa in wasafta ni bil wa in fa in wasaftani bil irja wọ́n ni tán bá wá ròyìn mi pẹ̀lú irja o wọ́n ni faqad talahum wasfuka rogma rogma anfik faljumhur murji'a wọ́n ni faqad talahum wasfuka ní pé tó bá tán bá irja o irja yẹn ti dé ọ̀dọ̀ àwọn jẹ́ kó àwọn jùmúrù rẹ̀ náà nìyẹn wọ́n ní faljumhuru murji'a ó túnmọ̀ pé jumhuru náà murji'a làwọn náà nìyẹn wọ́n ní atasfini bil irja wala tasfil jumhuru bil murji'a ṣé ẹ pè mí ní murji'a ẹ wá ní pé àwọn jumhuru ní murji'a in táwọn ẹwà mọ́ tí wọ́n sí in táwọn haddadiya sí exactly ni wọ́n pè Sheikh Rabi ní murji'a Sheikh Rabi wọ́n ní in táwọn sọ yìí tí Imam Ahmad náà sọ nìyẹn wọ́n ní Imam Ahmad ilé ní excuse Imam Ahmad ní excuse so exactly tó ṣẹlẹ̀ náà nìyẹn pé Sheikh Rabi ní ha ní pé ẹni tó bá sọ pé Imam Ahmad sọ pé ẹni tó bá wípé al-imanu qawlun wa amal yazidu wa yanqus faqad bari'a min al-irja saghirihi wa kabirihi ah, ní táwọn ń sọnù so wọ́n ní ara o Imam Ahmad ní ọ̀rẹ́ wọn lé excuse ah, tí wọn eh, sọ nínú pé ta'dhimu ní tó sọ ní wọ́n ni òun náà tún ní kìníkàn so wọ́n sà máa wá but sẹ́kùnrọ̀ bí o lọ́lọ́ tí wọ́n Murji'a náà ni so gbogbo tí àwọn tó fẹ́ defend Halabi náà kó kí nìyẹn nke Halabi kó sí sẹ́kùnrọ̀ bí náà padà àwọn náà so whereas ẹni tí ò bá dá ah, whereas ọ̀tọ̀ ní tálábí kó sí ọ̀tọ̀ pátápátá ní tí ń ṣe kọ̀rọ̀bí ń sọ tó jòdòdò oye tó wú àwọn masáìlì yìí in tí a fi ní bukata sí pé kíyàn ma sọ́dí àkídà ni yàn so kíyàn ma káwọn yàn ma fi láàká yàn ká ma fi sẹ́rí pé ẹ̀rí báyìí ń ṣe kọ̀rọ̀bí náà kó sí náà ìdáwọn ni yẹn so àwọn àfẹ́ ìkónù so ilé ìdán fi padà yọ ni so Allahu musta'an so wọ́n ní gbogbo ilé insha Allah ta'ala àlàyé wà lórí ẹlẹ́kùnrin so in tí ó àlàyé ò fi lè wá lórí ẹ̀sìn ni kìí ṣe ń tàà lè bẹ̀rẹ̀ ẹ̀sìn tá parí kódà kìí ṣe ń tàà lè bẹ̀rẹ̀ láàrin wákàtí kan tá parí oye so wọ́n ní li'annahu la ahadun yadribu ala ra'sika bis-sayf wọ́n ní wala tasifil jumhura بالمرجئة لأنه لا أحد يضرب على رأسك بالسيف وني تركك سنك كان tí yóò sa oní ìdá Allahu musta'an Allahu yalọ́nù mọ̀ tán gbára lérò bí wọ́n ni idhan anta takilu bí mikyalayn wọ́n ni ìsìn báyìí òsùnwọ̀n méjì lẹ́fí wọn kankaná òsùnwọ̀n tọ̀tọ̀ lẹ́fí wọn kankaná wa tal'abu ala hablayn okùn méjì lẹ́fí ń ṣe kí ni lẹ́fí ń ṣe fa anta lam tafhami sunna ẹ̀yin haddadiya ẹ̀gbọ́ sunna yìí so wà lam tafqaha àwọn ọmọ harabi náà lò kólà ní orí wẹ́bsáìtì harabi ó pọ̀mẹ́ dáadáa gbogbo àwọn akátá haddadiya ńkọ wọ́n rọ síbẹ̀ àwọn náà wọ́n fi ti wọn kún ni so wọ́n rọ sí torí pé in ta gbé wẹ́bsáìtì harabi kalẹ̀ fún náà nìyẹn muntada kullu salafiyin kullu halabiyin so in ta gbé kalẹ̀ fún náà nìyẹn so gbogbo àwọn kátá ti mọ́ harabi fún wọn ma wá tó kódà fitna sọ áfíkọ̀ wọ́n tún ẹ̀rí báyìí wọ́n tún ti padà tí tún bára wọn pò so àwọn náà lò gán wọ́n lò gán so kódà lára àwọn kátá fi mọ̀ pé aláburú làwọn tán dìfẹ́ndì harabi lè kòyìn pé bóòlù sí pé ọ̀rọ̀ àwọn bídá ló mọ̀ mú tó máa fi takọ̀ àfà súnnà wallahi word for word báyìí nínka àwọn ọ̀rọ̀ tó wà lórí wẹ́bsáìtì wọn word for word báyìí nínka àwọn ọ̀rọ̀ yẹn so àwọn ọ̀rọ̀ tó fi ń takò Sheikh Rabi pé Sheikh Rabi na kó sí nǹkan tààrà bí kó sí wọ́n ni fa anta lam tafhami sunna wọ́n ni ìwò gbọ́ sunna yíò wa lam tafqaha bẹ́ẹ̀ sí ni ó malama dájú wa wahidun min ahula wọ́n ni ẹmọ agbọ́ honestly <laughs> kò sí la fahma la fahma wala fiqh wọ́n ni ìkannú àwọn haddadiyya lamma qila la nígbà tán sọ fún pé ibn qudama ta yaqulu tariku as-salam mutahawinan fasiq ibn qudama sọ pé fasiq nani ibn qudama al-faqih al-akbar so sahib al-mughni so oni fasiq ni wani qala yukhrabu baytu yukhrabu baytuhu ó yẹ kan woli e ni ó ní kan wó ilé ibn qudama ni wọ́n ni ma sha Allah ma sha Allah ìgbé ókè wọ́n ni yuqrabu baytuhu ala hawak wọ́n wo ilé ẹ̀ lórí ìfẹ́ náà tí a bí wọ́n ni hadha anta alladhi qablaka khurib walau kunta aqilan ma qulta hadha al-kalam wọ́n ni tó bá jẹ́ onílàákàyìn ni ò ní sọ̀rọ̀ yìí lakin kama yaqulu ba'du an-nasi fil fil mathali báwọn yẹn ṣe máa ń sọ nínú òwe wọ́n ní fahuwa yantabiqu alayhi wọ́n ní ó apply sí òun náà pé majnunun akhadha asan wèrè gbágimú ṣe ẹrù pé ó fi ṣe nǹkan gidi tọ́ fahuwa yadribu yaminan wa shimalan ọ̀tún àtòsí ní ọmọ fi lù so ìwọ̀n bẹ́yìn tó bá bà náà ni so láyé dìrí man tó sí ohun ọmọ ẹni tóhun ṣe kíni tóhun ma lálà sí so allahu akbar ẹwọ mẹ́sàlì tí sheikh mabedi lò fún wa pé wèrè gbági mú allahu akbar allahu akbar so eléyìí jẹ́ àwọn kan tí a fẹ́ ṣàlàyé ní abala yìí nípa mas'ala tariku sọ́lá tí wọ́n bá sheikh Rabi' kò gan àwọn Hanbaliyya ta fi so but insha Allah ta'ala ibi tí a rí ibi kàdé lónìí so tí bèèrè bá wà ká tètè bèèrè tí ó bá sí wọ́n tó zákún náà kìí ṣe ìbéèrè ní pé ṣe gbogbo àwọn mẹ́sàlá tó bá jẹ́ pé kò kó sí ọ́ndà tí bá kò ni yóò mọ̀ kó sábẹ́ tí bá kò tàtẹ̀lẹ́wọ̀ gbogbo ẹ̀nà ni tí ó bá jẹ́ ìtìláfù tàdọ́d yóò jẹ́ ìtìláfù tànáwù ọ̀nà ni but kìí ṣe gbogbo no no ikhtilafu tanawu ọ̀tọ̀ ikhtilafu tadọ́dọ̀ ọ̀tọ̀ ṣe rí kódà ilé tí wọ́n sọ yìí kèsè ikhtilafu tanawu àyàn ikhtilafu tadọ́dì náà ni but ikhtilafu tó ṣe pé yasugu fi hàlì ikhtilafu tó ń bẹ̀ okay okay ẹ̀ẹ́ ṣe ìkẹwọ́n sí ikhtilafu tanawu ṣùgbọ́n ok ìgbàtẹ́ sọ pa pé àwọn kan sọ pé ó dà ìgbàtẹ́ ìṣe bẹ́ẹ̀ náà pín lórí ilé kí ló ti tẹ̀ lẹ́ra yín lórí ilé ok so mo ṣe béèrè béèrè yẹn nípa ẹ̀jẹ̀ sọ fún wa pé kò kí ń ṣe usul kò ń wọ́n eh, ah. ni pé ó lè ṣe lè ó lè ṣe lè oye ní tápẹ̀ ní ìtìláfù tanawu nìyẹn pé tó bá ṣe lè lè ṣe tó bá kí méjì ó lè kí mẹ́rin oye tó bá kí méjì kó wá tún kí mẹ́ta o lè kí mẹ́ta papọ̀ so ìfìtìláfù tanawu' nìyẹn but ìfìtìláfù tadọ́dù ni pé yálà mẹ́lẹ̀ àbí kò mẹ́lẹ̀ ṣẹwọ́lẹ̀ àwọn ìfìtìláfù tadọ́dù mi wà ń pẹ́ tó wípé of course ẹ̀rí wà nú Qur'an àti súnnà èyí tẹ́rí bá wà nú Qur'an àti súnnà òun náà lè yóò tẹ̀lé èyí táwọn sálàfù sọ yìí náà lè yóò tẹ̀lé èyí tí ìfìtìláfù wọn bẹ́ ìfìtìláfù yasiri ni la yu'tabar bihi èyí ò ní tẹ̀lé ìfìtìláfù ìyẹ̀kìtìláfù wà mẹ́ tó tọ́ but àwọn olùmọ̀ ti padà ẹnu wọ́n ti padà kò lórí tarjih lórí tarjih kan bóyá níbi àwọn usul tó wá lẹ́yìn kò tó bẹ̀ kó yapa kó wá sọ pé ó fẹ́ ṣe kékiní so but àwọn ìyẹ̀kìtìláfù mi wọ́n wà tó pé àti sáìdì kan àti sẹ́ẹ̀dì kejì kò sí tarjih oye so ìyẹn wá lélẹ́ ìsekíní ìyẹn wá ní àwọn ìtí wọ́n discuss ló sekíní ló bọ́ so èyí tí ò sí tarjih pé so ilé ní náhíyà pé ẹni tí ò bá ní àhìlíjà ní ọ̀yí so but ẹni tó bá ní àhìlíyà of course àwọn olùmọ́sí tẹ̀rìjì dáadáa náà so òun ni but kéèsì kò bọ́ sábẹ́ ìtìláfù tànáwó wọn so kí wá sí gbogbo ìtìláfù tó jọmọ́ tí ilé ni ó túmọ̀ pé téèyàn bá ya pa rẹ̀ lèyìn òní ṣe kíni ni èyàn ní ṣàdá àlé lórí yẹ mo ti sọ kódà yìí tó jẹ́ kí n sàlàyé ni ẹ pé àwọn ìtìláfù kan wà wípé yes àwọn olùmọ́sán tòótọ́ oye but látara òdodo àti nǹkan táwọn olùmọ̀ sọ àtàwọn nǹkan táwọn olùmọ̀ míì sọ tí wọ́n ṣe tàkíkì masala yìí wọ́n fi hàn pé à ah, kíní yóò tọ́ à ah, kíní yóò wọlé bẹ̀ oye ẹ jẹ́ ń fún wa lápẹẹrẹ ẹ̀kan tí ó jẹ́ kó súnmọ́ wa dáadáa ọ̀rọ̀ oye so kódà nínú àwọn kìbáwò èyí tí yóò rí ni pé èyí ó rí àwọn tí wọ́n sọ pé ó oye so bọ̀ síbẹ̀síbẹ̀ ṣe ẹni tí ó bá wá ń lò lẹ́rì kò lè tọ́ sí ó lè tọ́ sí tẹ̀bìdìyàn oye so kìí ṣe gbogbo àmọ́ sálà báyìí ni èyí tẹ́ wá ti ṣe pé àwọn àfá ti wá padà sàlàyé ní pé ah kìíní kí ẹ̀mọ́ ẹwọ ọ̀rọ̀ tẹ̀sùbá ẹwọ ọ̀rọ̀ tẹ̀sùbá lápẹẹrẹ in tí àwọn ah, so bọ̀ tí táwọn mí tí àwọn àwọn kìbáàrù ṣe tẹ̀rùjí nínú àwọn afárá ní pé tàṣe tẹ̀rùjí ẹ̀ ní pé àkótọ́ ní pé kìíní ìbídà ní tí ó wá sẹ́ni tó wá sọ pé kámọ̀ lótẹ̀ sọ́pá sáfojúrewò a ní fojúrewò náà so kìí sí gbogbo orú ẹ̀ náà ni ó tọ́ èyí tí ó bá wá sí tẹ̀rùjí tàdẹ̀ ráwọn afá ah eléyìí èyí táwọn afá sọ yìí àṣìṣe ni látọ̀dọ̀ wọn oye ẹ̀hẹ́n nínú àwọn báyìí nínú àwọn báyìí ẹ̀hẹ́n tó bá yapa ń bẹ̀ kò sí nǹkan tó ṣe wallahu alam hmm so wọ́n bèèrè bèèrè kan pé wọ́n ní kí ni àtọ̀ láàrin haddadiyya àtàwọn khawarij àwọn haddadiyya afrọ́kùl khawarij oye àwọn ọmọlẹ́yìn lẹ́yìn àwọn khawarij ni wọ́n oye so àwọn ọmọlẹ́yìn lẹ́yìn àwọn khawarij ni wọ́n so àwọn haddadiyya àwọn ọmọlẹ́yìn lẹ́yìn àwọn khawarij ni wọ́n oye so àwọn ọmọlẹ́yìn lẹ́yìn àwọn khawarij ni wọ́n so ni tó wà nípa àwọn haddadiyya nìyẹn so àwọn ni jàbátá ń tẹ̀lé kan tí mọ́ ń katira ìfáwọn yẹn tó parọ́ mọ́ Sheikh Rabi pé Sheikh Rabi ti tààrọ jáàn bí àwọn ọ̀rọ̀ tán sọ ń pa Mahmud Haddad nígbàtí wọ́n fi lọ tán sọ fún Sheikh Rabi Sheikh Rabi ni ilaha illallah la hawla wala quwwata illa billah so ní pé ó parọ́ mọ́ Sheikh Rabi pé Sheikh Rabi ti tààrọ jáàn níbi àwọn Mahmud Haddad so ọmọ lẹ́yìn Haddadiyya ni àwọn ọmọ àwọn so wallahu alam na'am ayé tí wọ́n tó lábẹ́ wọ́n tó zákun lákun actually mo fẹ́ bùn question tí wọ́n bèèrè lẹ́nu ní example ilé tẹ̀ mọ́ ẹ̀sìn tàbí sọ́lá yìí àwọn afárá wọn lọ báyìí àwọn afárá lọ báyìí so example tí mo fẹ́ máa tí a bá rí àwọn afárá ẹgbẹ́ àwọn afárá súnmọ́ tí wọ́n jẹ́ àwọn àmàṣírùn ní àwọn dáìrì àwọn ọmọ ilé kan tó báyìí tí wọ́n dẹ̀ ní àwọn ẹ̀rí títí wọn ọ̀rọ̀ yẹn lè ọ̀rọ̀ sùn àwọn ẹ̀rí jọ tí ó bá fi ṣe ọ̀rọ̀ sùn ibi example tí mo fẹ́ mú ní pé ọ̀ṣunra àwọn olùgbà wípé èèyàn lè kí jámúrọ̀ tí èèyàn bá kó nínú ẹ̀rọ tí ó bá ti pèsè ẹ̀rọ sẹ́ńdẹ̀ gẹ́gẹ́ bí dẹ̀ ṣe ráwọn ẹ̀rí mi tàpá ìkíní ẹ̀ but tí àwọn afa ikú equivalent set náà eléyìí nípa àwọn tó nǹkan tó jọ mọ́ fiqhu al-ikhtilaf ni àwọn nǹkan tó jọ mọ́ fiqhu ikhtilaf tí talibul ilmi ò sì gbọ́dọ̀ la ghina lahu anha ní pé èyàn lè rọrọ̀ kóhùn bí pé kéyàn gbọ́ yí àwọn nǹkan tó jọ mọ́ fiqhu ikhtilaf nípa àbọ̀t ní sókè ọjọ́ sí lọ́gàn nǹkan tí mo kàlẹ́ sọ ni pé nípa àwọn mo ti sàlàyé ṣe ó lè pín sí bóyá level mẹ́rin ìtìláfà aláwọ̀kọ́ ni pé èyí tó sì pé àwọn tó yapa àwọn tó wà yẹ̀sírì ni èyí ò ní ká ìtìláfà yẹn gankún àwọn tó yapa àwọn kékeré ni in tí jùmùhúrù wà lórí ẹ̀ ibi tẹ́rí wà náà ni ẹ̀rí Kùránì àti súnnà wà ní ẹlẹ́kejì ni pé àwọn ìtìláfà tó sì pé àwọn tó yapa bóyá òǹkà tó pọ̀ náà ni wọ́n but ibi tí tarjih wà ibi tí tarjih wà òun ni pé ibi tí tarjih wà ni pé wọ́n àwọn olùmọ̀ ti ṣe tarjih bóyá ijma' tún wá in'aqada ala tarjih gan ba'da dhalika al-'asr bóyá lẹ́yìn ìgbà yẹn gan ijma' tún wá lórí tarjih gan tó yí pé kò sí so tí a pé àwọn èèyàn wà tí but clearly ibi tó dòdó wà so ìyẹn tí ẹ̀ ìyẹn náà kíyàn tẹ̀lé nǹkan tó yapa òdodo yẹn ibi tí tán ti ṣe tarjih ìyàn náà lèyìn ó oye ẹlẹ́kẹta òun lòyí tó gbé bẹ́ àwọn wọ́n ṣe tarjih wọ́n ìyapa wà oye àwọn tó dẹ̀ sọ pé ìyapa yẹn àwọn olùmọ̀ ni wọ́n kò dẹ̀ sí pé àwọn tó wá ṣe tarjih àrí pé bóyá bí ìjìmá àbí nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ wá ní asùrù yẹn àbáwọn asùrù tó wá lẹ́yìn ìgbà yẹn oye so irú nǹkan báyẹn but àwọn olùmọ́yìn sí tẹ̀rìjíh yẹn dẹ̀rẹ̀ yìí òun ló wá fákọ̀ dẹ̀lìlì mi'a fil mi'a kódà yí táwọn tán yapa gan sọ kódà kò bá yí pé wọ́n pọ̀ oye kò bá ṣe pé wọ́n pọ̀ oye torí pé àwọn masáìlì mi wà tí nínú sharhul mumti' Sheikh Uthaymeen tó yí pé wọ́n kódà wọ́n ma rọjá àwọn nǹkan tí so whereas ibi táwọn jùmúhúrù lọ ń gbà mí àwọn jùmúhúrù tó pọ̀ gan jamhun gofir wọ́n lè pọ̀ gan so lábẹ́ eléyìí ni àwọn ní tí mo ń sáà ilẹ̀ ọ̀kan bí i tó jọmọ́ tẹ̀sùbá àbáwọn nǹkan mí nínú àwọn nǹkan tó jọmọ́ voting tó yí pé in táwọn àfáà sí tàrjí ẹ̀rẹ̀ tán dẹ̀ sàlàyé like ibi tí ẹ̀rí dẹ̀ wà náà nìyẹn bọ̀ èyàn orí ìjìmẹ́ nǹkan tó wà àbí wọ́n ti ẹ̀ eh, ṣe hasmo mọ́dà so ìyẹn jẹ́rẹ̀ kẹta ṣẹ́rí gbogbo àwọn èyí tí mo ti sàrẹ̀ síwájú yìí tó jẹ́ òdodo bẹ̀rẹ̀ yẹn gbọ́dọ̀ tẹ̀lé láṣàkì èyí tá sì tẹ́ tarjih rẹ̀ òun lè yẹn gbọ́dọ̀ tẹ̀lé ṣe wá rí ẹlẹ́kẹrin òun ni pé kí ìyàpẹ̀ ẹnu wá kó ṣe pé ìkọ̀ọ̀kan ló ní ẹ̀rí ti ẹ̀ kò dẹ̀ sí wájú àpẹẹrẹ kílùkọ rẹ̀ àpẹẹrẹ rẹ̀ ní àwọn nǹkan tí wọ́n sọ yìí pé arṣù àti kọlam oye so bẹ́ẹ̀ ni lọ́dọ̀ àwọn olùmọ̀ tẹ̀rẹ̀jì ẹlòmíràn jáhà kan àbí ẹlòmíràn jáhà kan but ní ẹ̀rí gangan èyàn àtẹ́ni àtàwọn eléyìí wọ́n lẹ́rì àtàwọn eléyìí wọ́n lẹ́rì wọn kò lẹ́ sí èyí tó wè lórí ara ni ó ti ṣe èyí tí èyàn bá tó bá convince òun kálùkù fàbíhà wà ní àmà oye so kò sí kàkà tó ṣe ẹlẹ́ẹ̀kàrún òun wá ní èyí tó ṣe pé àbímútẹ̀ sí dákọ̀lẹ̀ náà lẹ́ẹ̀kan nípa ẹlẹ́ẹ̀kejì náà ni pé àbí ẹlẹ́ẹ̀kẹta pé yes ìyapa wà ní tòótọ́ but ìyapa yìí òun kọ́lẹ̀ rí pé lẹ́yìn oye so èyí tí tarjih wà bẹ̀lẹ̀ gbé lẹ́yìn èyàn ní tẹ̀lé ìyapa yẹn torí pé ìtìláàfù kí ń sẹ̀rí gangan fúnra rẹ̀ oye so tí ẹ bá ń tẹ̀lé àwọn èyàn nítorí pé wọ́n sọ nǹkan mi èyàn fi ìtìláàfù sẹ̀rí gangan nìyẹn in ta sì mọ́nà fíkò ní pé ìtìláàfù kí ń ṣe hujja ìtìláàfù gangan fúnra rẹ̀ kò kí ń ṣe kíni kò kí ń ṣe kò kí ń jẹ́ kí hujja alẹ́ kò kí ń jẹ́ kí ẹ̀rí lẹ̀ oye so obìnrin wọ́n yẹn àwọn ah, tẹ̀ kúsì ìyàpọ̀ ẹnu so kò fi strong ara o ẹ̀yìn ọlọ́tẹ ọjọ́ ṣùgbọ́n ti báwọn àfáà ara o so eléyìí jẹ́ àwọn nǹkan tí ó wà ń parẹ̀ nípa tí wá bèèrè yẹn pé Abu Hanifa sọ pé tí ìwọ̀n bá plan láti lo 17 days ń parẹ̀ ní pé àṣẹ ni so ẹlẹ́ẹ̀kẹrin pé káwọn àfà kẹ́ni kọ̀ọ̀kan ní ọ̀rọ̀ kí kan dẹ̀ mọ́ tẹ̀sùn wọn jura wọn lọ àbí káwọn èyí tó tẹ̀sùn wọn jura àwọn èyí tí àárí pé ó lẹ́rìí ó fẹ́ tó mẹ́rin àbí mẹ́wàá ṣe rọ́rọ̀ àkílùkọ rẹ̀ múdàtul qasri ni wọ́n gbà wá nípa mas'ala yẹn gan mas'ala yẹn nìkan ní pé ọ̀rọ̀ tó tó 40 náà gbà wá parẹ̀ so eléyìí wọ́n ní al-Hafiz ibn Hajar dákọ̀ rẹ̀ inú Fath so ọ̀rọ̀ tó tó fọ́tí ni wọ́n gbà wá ń pa rẹ̀ pé mú dáa tẹ́yìn ó dúó tẹ́yìn ó fi lè ṣe kọ́sùrù àbí tẹ́yìn ó fi lè jam'u ni so ìyàpẹ̀ inú wa ń but even with that àwọn ọ̀rọ̀ bí mẹ́wàá kan wà àbí márùn-ún kan wà tó pé àwọn náà lè rí gbè lẹ́yìn ṣẹwárí nínú márùn-ún yẹn náà kò sí ìtí kò sí ìtí náà lè sọ pé eléyìí ló tẹ̀sùn ojú ra wọn lọ ni ó ń kálukú ló so abẹ́ ẹ̀yẹn ni masala yẹn wọ̀ pé èyí tó ipétọ̀ tó bá báadà dìrọ́sà tó rí pé in tó ah in tí àbọ̀ Hanifa sọ yìí òun ló lẹ́rí o so tó bá ipé náà àwọn ọ̀rọ̀ tó rí kódà nínú táwọn afá bá tún ṣe ah <laughs> in tí ó gbà táwọn ìrìnkìní táwọn afá bá tún ṣe tẹ̀rẹ̀ nínú àwọn ọ̀rọ̀ nínú àwọn ọ̀rọ̀ míì náà nínú àwọn èyí tó tún máa ń tọ́ pé àwọn afá sọlé àwọn afá ìsọlé yàtọ̀ sí yẹn kódà á tún ráwọn tí ó tún wí ìwíkú ìbẹ̀rẹ̀ yẹn tí ò ní ṣe yàtọ̀ sí pé wọ́n sọ pé lè tọ́ ọkẹ̀ jẹ́ fún yín lápẹẹrẹ níbi ọ̀rọ̀ ọ̀rọ̀ niqab pé ok wájib kò jẹ́ wájib tí a gbé àwọn mítẹ̀ sọ pé tọ̀ kò tí ẹ̀ nígbé bí bá ti borí nìkan ti tó ṣe èyí wà ní ẹ ọlá pé ọ̀rọ̀ pọ̀ gbogbo ìdí ẹ̀bá mú èèyàn mú ara ò àwọn èyí tó lẹ́rìí ẹ̀ náà lèyàn ó ṣe kí ni lèyàn ó dúró lórí ẹ̀ pé èyí tó bá tẹ̀sùn wọn àkílọ́kọ̀ ah, ẹ̀ so so nínú masala yẹn tó bá yẹ pé èyí tí Hanifa sọ yẹn nínú àwọn ọ̀rọ̀ táwọn olùmọ̀ padà sọ pé ah, àwọn márùn tó tún tó lẹ́rìí tó bá yẹ pé èyàn wá padà wó wá convince yẹn pé ah, ẹ̀rí ibi tẹ́rì wà ní ìtàbọ̀ Hanifa sọ ìkọ̀ sí ìrìnàṣà tó ṣe ẹ̀yàn lè mú bọ̀ tó bá wà mú àwọn ọ̀rọ̀ táwọn àfá gbà pé 34 days ní kílòkọ rẹ̀ gbogbo àwọn ọ̀rọ̀ táwọn àfá sọ ń pa